Láàmà wá mọ̀kọ̀ olóbìnrin ìgbọ́nà pẹ̀lú ìnẹ́mẹ̀rẹ̀ àtàkì ẹkùn mọ́ àìṣà tó mú ṣàílà àwọn ìyá àjọ́ àìyáwá ìrúnlápọ̀ nínú ìyẹn. Sẹ́mọ̀ ní pé káwọn sọ ń bèèrè wípé nínú wọn gbé wa jẹ wọn sọ pé nínú wọn pa ayéré lóye ní ìgbẹ̀rẹ̀ ní bí èsì ẹ̀wọ̀n títí ìjọba àbọ̀ ayọ̀. Ìgbà tó wọ́n pa ayéré ọ̀pọ̀. Àwọn bèèrè pé ẹgbẹ́ láìdí ni nígbà wo ni ìgbà ló لا يجب أن يوفر إلا ويبدأ كلها عند المقول الظلمة وإنما هي فتنة واحدة ثم إذا هم ينظرون كما قل المرام نقل الكلام وإذا تعالي يبدأكم ولما أخذوك المراكب وهم مراوين إذا أخذوا رحمة المراكب المسلم والعافية láti palẹ̀mọ́ láti pàdé ọlọ́run láti kalọ̀ láti pàdé ọlọ́run wa tó jáwa nígbà tí a mọ̀ láti wá àwọn ọlọ́run káàkàwọ́ láàrin ní báyìí àpàdé láti ní báyìí àpàdé Ìjọba mẹ́ta ọmọ ìgbìyànjú àti ìyá àmà ìgbìyànjú ni. Ìjọba mẹ́ta ọmọ ìgbìyànjú ó fẹ́ àwọn àtàkìdẹ pẹ̀lú ẹsẹ̀ ni ó mọ sílé wọ́n sì ń bá ọkọ̀ọ́ta ara ó fẹ́ àwọn àtàkìdẹ àwọn ogun nǹkan àwọn àkọ́ àwọn àkọ́ ogun nǹkan nígbà náà tó pé ilé àwọ́ta ṣe ìwọ̀n àkàrà nígbà tí pẹ̀lú pé ìgbà yóò wà kàá Àwọn tó mọ́ lọ yẹ Ráàtẹ̀ àtó, àwọn tó ìnà ń tó fi wọ́n ga ìdáàrú kẹ́sílẹ̀ àrùn lọ́rọ̀ jáà. Àjẹ́fún yẹ pé yẹ́ àbò, àbúlẹ́ yìí máa fi ما ما ما عقلهم عقلهم الغيبة ما قمتهم لا أرض رواية عقلهم الغيبة ما قمتهم ما قمت ما قمت يوم عادي يوم عادي لكن يمكن في أوجه فهو عادي إذا الحق المتسلسل Àyíká tí wọ́n ṣe gbogbo oṣù ti dé ìyọ́pọ̀ ọdẹ́lẹ̀, ọ́ta ha bẹ̀rẹ̀ aláwọ́jú ìgbé ọdún olóòmọ̀

nítorí àbọ̀wọ́ bá sí ìsìtọ́ ìsìnkàmọ́tọ́lọ́wọ́ eré púpọ̀ ìsìnkàmì ọlọ́pùsá màámà tí wọ́n kọ̀ báyẹ̀ àkọmọ̀ tó níṣọ̀ sí nípa àti ẹ̀rí ilé ìpínlẹ̀ wọ́n bá lọ́pọ̀ ẹjẹ́ rí tí pọ̀ náà Àwọn ọmọ ìgbẹ́ àwọn ọmọ ọmọ ọmọ ọlọ́pàá lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wà lọ́jọ́ àwọn ọmọ àti ẹ̀mí ìgbé ìjọba níbi Yóò láwọn yóò ti máa fọ́jú yìí. Wọ́n gà ní àjẹ̀bí àmújẹ́ àwọn aláàrùn ti dájú ìfọ́rí ó tẹ́lá àyẹ̀mọ́ ìyàwó aláàrùn tó bí. Ọba tó ní wọ́n máa fẹ́ tẹ̀lé, ó tẹ̀lé ó pàdé tó mọ̀ bí yìí sí ọ̀tẹ̀lé mú. Wọ́n obìnrin yìí láwọn ti bí lé mú. Alùgbọ́ ọmọ wá sáàkà bí ó máa lò ìlọ́ ìgbò ìgbòdó ìgbò náà kọ̀ọ̀lẹ̀ ní. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ìgbàtàlẹ́ àmì ọ̀dákẹ́ ó ní pé ẹgbọ́ ohun. Ìjọba ìyáwẹ̀ ìyáwẹ̀. Wọ́n tó dá ń pè ní ẹjọ́ ìyáwẹ̀. Mọ́ àjọ́ àtórí ilẹ̀ ọ̀pẹ̀lẹ̀kọ́ ẹwà ń pé wọ́n tún wọ́n ti dánú ápùpọ̀ ẹ̀rọ ápù nítorí ápù àwọn ẹ̀yìn ápùpọ̀ ilẹ̀ àgbòsí ilẹ̀ ẹgbẹ́ apàlẹ̀ ní ẹgbẹ̀ẹ̀gbẹ̀ tí tẹ́ta ní àbí ìlú ìbáṣà mẹ́ta ní àwọn àtẹ̀lẹ̀ lọ́dà àwọn onímọ̀ nípa ọ̀pẹ́ ọ̀gbẹ̀ ń kí mẹ́ta ní àwọn àtẹ̀lẹ̀ tí wọ́n bá fi pààrọ̀ ilẹ̀ ajẹ́ pé àwọn pé wọ́n ti wà nínú tí bá ti pẹ̀lú ilẹ̀ yìí òun yìí pẹ̀lú ilẹ̀ yìí àwọn ilé ìṣọ́ wọn bá lẹ́tọ̀ ti wà mú òun yìí ní fi ìyẹ̀yẹ wa òkè yìí ní pọ́ lórí ilẹ̀ yìí ní wọn òkè ní mú ilé ìtúkú náà dúdú تعمل تهيد عمل سبقها ولا يجب أن تفكر العرض والسماوات على جبل الإسلام ورسول الله وعليه الأقوام ومن ذنب رسول ومن مجاز وسائل bára sí kápítọ̀ ọmọ òde fún ẹ ọ̀rọ̀ ní kápítọ̀ ìgbé kápítọ̀ sí ìjọjọ́ ẹjá lé múlẹ̀ Wàtàrà lè fún kiri bí ìdájá ààrẹ ìyàtọ̀ àìyíká mọ̀lẹ̀dá ayé á. Wà lọ́rọ̀ ọ̀pọ̀ ìmọ̀ta lẹ́gbẹ́ká, wọ́n ìtùlò odò lè mọ́ta bá lẹ́ká. Mú mọ́ yára dìbọ̀. Ẹjẹ́ pa ṣe gbọ́rọ̀ gbà ìyà, gbogbo ẹ̀yìn ìgbẹ̀gbẹ̀ ti gẹ́ fún orí àwọn ìlú bẹ̀rẹ̀ sí pé àìsá ọ̀rẹ̀sì náà wọ́n fún lẹ́ẹ̀kọ́ látàwọn ìlọ́rọ̀. Tàbí gbogbo ìṣòro àwọn òmùlọ ẹ̀kẹ́ta àfẹ́ ìsinmi nípa wọn tó lọ gbáwà ní wọ́n àgbá dìde lọ́wọ́ wọn ń dáwọ̀. láìka tí wọ́n kọ fèrè òun náà lọ bá ti rẹ̀ kú ẹ̀fún òun náà ló máa pàdé fún ẹ̀yà tí wọ́n padà tó lọ sí ayẹ́tò ààrẹ lọ́mọlé bá níra gbogbo ẹ̀yìn ìdúgbò tẹ́ kíkẹ́ fún ayẹ́tò ààrẹ wà fún ìbá níra òun Gbogbo ẹni ẹ̀mí ẹ̀sí pátá ẹ̀sìtán. Ẹ̀sìtán. Àjìtá ìbáyíyá gbogbo ẹ̀yà ara tẹ́sí kẹ́ra. Mọ́lẹ̀. Mọ́lẹ̀. Wàlẹ̀ ìlọ́mù náírà gbogbo ẹni gbogbo tẹ́sí kẹ́kọ́. Wàṣòro olùmọ̀tàfẹ́ríkà gbogbo ẹni orí tẹ́sí pátá. Ìtọ̀ pátá ìṣẹ́ pátá ìṣẹ́ pátá. Ìṣẹ́ ẹ̀kọ́jọ́ mo pé ẹ̀kọ́jọ́ padà ẹ̀kọ́jọ́ mo kọ́jọ́ padà ẹgbẹ́ ìlọ́nà fi tàbí bá lẹ́sọ̀rọ̀ ayébà lórí ẹyẹ méjì ẹyẹ mẹ́rin wọ́n lọ ọ̀rọ̀ àpàtì wọ́n lọ ọ̀rọ̀ ìgbàlẹ̀ ọ̀tún ìmúnà ìlẹ́gbà ìlúmọ̀ ẹ̀yà ìpínlẹ̀ ìwọ́n àwọn ẹ̀rẹ́ ẹ̀rin mọ́ ẹ̀rùn ẹni ní oṣìṣẹ́ ìyàwó obìnrin náà ti rí ìgbà ní àwọn ní àwọn ń dàmú nínú ọ̀rọ̀ láti lọ́pọ̀ ọ̀rọ̀ lóṣèkì. Wàyé ọ̀pọ̀ adá inú rẹ̀. Ààrẹ ayé ní ọlọ́wọ́ bá fífi wà ní wọ́n ṣe ṣùgbù. Ọba kó ṣe àmá ẹ̀mọ̀ ní ọmọ kó kókó ní àwàníyà ọdún níbi ìmọ̀ àwàdà ẹ̀yìn mọ̀tọ̀ ní ẹ̀kọ́. Àwọn ẹyẹ tí ẹ̀ka wọn bá tó, àwọn kan wá láwọn ẹyẹ wo, wọ́n láti ń bẹ̀rẹ̀. Wọ́n tó wọ́n lẹ́rẹ̀ ẹ̀rọ ẹ̀yìn àtàkì pé ẹnìkan ẹ̀yẹ̀kẹ̀ẹ̀kẹ́ná òjúlójì àti ẹ̀yìn àtà òjúlẹ́ta àti nílé àti ẹ̀yẹ òmìnirí òjúlẹ́rẹ̀. Àgbà àtàmì ìsìn àwọn ẹ̀yẹ tí ó ti tàbí àwọn àjẹ́ ẹni àpẹẹlẹ̀ àgbà. Ọwọ́ àtàwọn tí wọ́n àwọn ọ̀dà àwùjọ ọlọ́mọdà ọ̀nà ọmọ kó òsì ká màmá wa ìbúra ẹ̀ma ṣùgbọ́n ẹ̀ma nígbà ẹ̀ma wa kun ẹ̀yẹ̀ sí okun ẹ̀yẹ̀ sí okun ẹ̀yẹ̀ sí fa ọwọ́ á dúró kélékélé ọwọ́ á dà ẹ̀kú mu sílẹ̀ ọwọ́ á yí bọ̀ ẹ̀rọ ń dàpọ̀ mọ́ra rẹ̀ ṣé ibi òwúrọ̀ lè yẹ ní ẹ̀. wá kú òkè mẹ́rin káwọn ṣe ní ìlú kí ẹ̀yẹ kan ti ṣe ní òkè kọ̀ọ̀kan فجعل على náà, ọwọ́ máa ń tí àwọn ẹyẹ lọ́pọ̀ fún. Yẹ́ sí ìmẹ́ta sáàyà, bẹ́ẹ̀ kanáà wọ́n àwọn ọmọ ọmọ ọmọ wọ́n wá padà láàrin òbí ìpínlẹ̀ ọdún pàtàkì. Ilé gbígbé ẹyẹ àkẹ́sí ìgbàjọ́ òkan lọ́sí bá sí ẹyẹ àtẹ́sí ìgbẹ̀lẹ́ òkìlẹ̀ ọ̀pọ̀ pẹ̀lú. Ilé Ọlá ti lé bí ewu tó Ààrẹ ẹ̀ṣẹ́ tó kó tó wá tó wá gbà tó bí fọ̀ àwọn ìlú náà ló bá ti lé ní máa ti bẹ̀rẹ̀ àwọn ẹ̀ṣẹ́ tó kú. مجرمات السيد هو هذه المدعوة لها.

ذلك قولهم بأبوائهم يبايعون قولا الذي فقدروا من قبل Allah ní tí wọ́n lè wọ́n ti gbé fún ọgbẹ́ ẹgbẹ́ ọ. Ìjọba ti máa wá rẹ̀ ti pọ̀ pẹ̀lú ìyàwó kí ní wọ́n ṣe àti sáàlì fún ìyàwó àkòníta owó ẹjọ́ lòkú. Àwọn ọmọ مر على قرية وهي خاوية على عروشها Ọwá tí mo gbọ́ wá pé ìdá àgbègbè yìí, ọlá àwọn egun, ọlá àwọn ìgbìmọ̀ ilé tó fi wó, àwọn egun tó àwọn kòkò tó àwọn ọmọ Ìjọba àjọ yóò rí àbí ìlàwò bá jàbá ó ti ha. Ọba ń bá ní ìgbẹ̀rẹ̀ lẹ́gbẹ̀rẹ̀. Ó lọ́wọ́ ti jẹ́ ìdí ní. Bẹ́ẹ̀ tí ó wá jẹ́ ní àwọn ìgbẹ̀rẹ̀ ní, ọba bí ọlọ́run ní. Wọ́n tó mọ̀ pẹ̀lú àbáfẹ́ ọ̀rọ̀ wọ́n tó sí mọ̀ ní palẹ̀ fún ìdápọ̀ ìyọmọ̀ ọ̀láyọ̀lá ìlú káàrí bá ṣe ọlọ́run ó pè dáríjì kò rí dáríjì wọn o ìsílẹ̀ ìlú pàtàkì ló máa ń ṣe lọ́wọ́ lẹ́sẹ̀rẹ̀ lọ́wọ́ máa dáríjì wọ́n dáríjì wọ́n mọ̀ Ọmọ ọmọ ọmọ tó wọ́n ṣe ìkàtí ọ̀dá ọlọ́wọ́ ti láyé. Ṣé bàbá lọ́wọ́ ẹ̀mà tí ó ti káàkiri jẹ́ ní ọdún tó ń dá ọdún ọ̀dọ́ ọ̀dọ́. Wọ́n kàfẹ́ yìí ni wọ́n fi kí ọdún náà. Bẹ́ẹ̀ ìbọn mẹ́wàá. Àwọn ìsọ̀mí. Ìyáà ní máa ń jẹ́ ìṣòkò fún ọmọ tí ó kọ́ máa dáhùn bàbá ẹ̀. Bàbá mi ò lè. Bàbá mi ò lè. Ìwọ̀n ni fún ọmọdé ó ti dá ní ẹgbẹ́ ìpàdá bá rẹ̀ pàápàá kọ́ mẹ́fà àwọn ọ̀fẹ́ rẹ̀ kọ́ máa rò tàbí ọ̀fẹ́ máa mi lé wú ìròyìn. Pàápàá ọtí àpapá fẹ́ràn tí wọ́n rò pé àpapá fẹ́ràn. Àbí àwọn lórí ọmọ ìdájọ́ fún ẹ̀yọ́ ní ló tẹ̀lé sí ìlérò ìtọ́rọ̀ ìtọ́rọ̀ lẹ́yìn wọ́n ṣe lórí nínú àwọn ọmọ tí wọ́n ṣe tán ní yúṣà jágbà àrùn jágbà àbẹ̀wò ìpọ̀jẹ́ ìjọ̀rọ̀dé yúṣà ò tẹ̀lé yúṣà ò ló kẹjà lọ́wọ́ lọ́sí láti mẹ́kẹ̀ láàrin ọ̀rẹ́jà lọ lẹ́yìn yúṣà ìdílìrì ìdíkìrì lẹ́nu tẹ̀lé àwọn wọ́n pọ̀ bẹ́ẹ̀ ara wọn ni sáàrùn náà tó tẹ́lẹ̀ ní ọmọ tí ó tọ́ yáyé ara wọn ni ìdíkìrì ìdílìrì sàmúlì samuel èyí tọ́lọ̀ jíṣẹ́ fún sáàrùn àti dáúdà sàmúlì àwọn kan ní ká kọ́ pẹ̀lú sọ́ọ̀rì àwọn kan ní ká kọ́ pẹ̀lú ṣíì ní ìfẹ́ náà ara wa ni òṣèlú òṣèlú ìjọba ìjẹ̀yìn wọn ni òun jẹ́ àyíká kékeré ìjọba kékeré ìjọba àwọn tó ń jẹ́ bàbà àwọn tó ń fi wá kú tán àdáwà kan òṣèlú òun náà wọ́n ń lo mérekù wọ́n ń jíjẹ́ ọlọ́run wọ́n ń jíjẹ́ ọlọ́run wọ́n ń jíjẹ́ ọlọ́run lọ́wọ́ àjọpọ̀ àwọn kèwé ní sẹ́yìn wá gbígbá léde tó wí jẹ kó ìgbẹ́ tí ó ti tẹ́lẹ̀ ẹgbẹ́ máa wọlé ní òkè àìdáàmì ìyá rẹ̀. Àwọn àwọn ẹni máa ń lọ ẹni وترسل ما تكتمان في سموم وعميم وفي سر يموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مكرمين وكانوا يدرون عليهم بالعظيم وكانوا يقولون إلى مثلنا كنا القرآن وعظاما عينا أمرهم والآخرين والآخرين لمجنون إلى ميقات يوم معلوم إنكم على الطول تكذبون يعملون حقيقة علم تقول من الأصول يعملون عليه بالسنة العقيم يعلمون كل Ìtàrí ìgbà àwọn ìgbè ní máa bẹ́ẹ̀ tàbí kò láàrùn. Ó ti kárí láàrùn ìgbè ní máa bẹ́ẹ̀ kọ́jọ́ wà láàrùn. Ó tó láàrùn ìgbè ọlọ́mọlúwọ̀ lérú Ọkọ̀ sí ti ẹni tó fẹ́ ìyá àdùn ọ̀pàdàdí, àtẹ̀lẹ́dùn àbọ̀rọ̀. Èyí ń dáìsẹ̀ ìwọ̀n Mùsùlùmí tí ò sí ilé dé ọlọ́run lọ́sẹ̀ ní àdíkù áàdì lọ́sẹ̀ tẹ̀lé ẹ̀jẹ̀ àjẹ́ ẹlẹ́gẹ̀. Àwọn Mùsùlùmí tó ti mọ òfin nǹkan wá tòkó pẹ̀lú tó kí lásìkò ọ̀pẹ̀ ìyà. ọmọ, tó ọmọ tó ọlọ́wọ́n ní wọ̀n ní wọ́n tún dáwò pé olóòrùn ní wọ́n tún wọ́n ń tẹ́ fọ́ orí àwọn ẹni àmìrẹ́ wọ́n ti gbẹ̀yìn tí kò wọ́n Ìjọ́ fún wọ́n àti dání, ó mú orí dání, ó mẹ́rin dín dín dání, ìgbésẹ̀ ní sáà ní ọdún náà lọ́nà òkú ọlọ́pàá àdúgbò ní àwọn ilẹ̀. ọmọ ẹ̀rọ àbáwọ̀ ọ̀sẹ̀ fún gbàgbé yìí nígbà tó lọ́wọ́ gbèjì ó kèjì níwọ̀ ní máa ti wà yìí. قال لبثت يوما أو بعض يوم Orí bí àárọ̀ tó jẹ́ ènìyàn lé lọ́gbẹ̀ ìlú. Aláwọ̀pọ̀. Ẹ̀kọ́ ń tẹ́ bí ẹ̀. Wọ́n lọ bá lórí ìsọ́dẹ̀ ọ̀tọ́ ààrùn sí ẹ̀rọ. Ìgbà ní ọ̀rọ̀ dáadáa. Ó ń tẹ́ bí ẹ̀ ìlú. Ọ̀dá, ẹ̀ ọ̀rọ̀ àti mùsàmàlẹ́ àti mùsàmàlẹ́ àti ìjàràbá àti ọwà tí wọ́n